إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقف الله سبحانه وتعالى lórí orílẹ̀ ńlá tó ṣe fún wa àti àwọn ìkẹ́ rẹ̀ àti àánú rẹ̀ àti orí rẹ̀ tó pọ̀ gan tó ṣe pé àríkà wa in ta'uddu ni'matallahi la tuhsuha so tí èyàn bá fẹ́ lístì gbogbo ẹ̀ so gbogbo orí ọlọ́wọ́ ọba lórí yàn so kò nílé sí ọ so orí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala pọ̀ lórí wa gan ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ó sì rọrùn fún wa gẹ́bọ́ ìṣe pé a jama kẹ́kẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba láti pé so Sheikh Abdul Ghani Ausat so nínú àwọn tí àwọn èèyàn ń ṣàǹfàní látara ìmá wọn látara òye wọn látara fatwa wọn àti látara ìdánilẹ́kọ̀ọ́ wọn so eléyìí oore ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó gagan lórí wa gani so láìsí ipa wa kankan bẹ́ àbí láìsí kankan bọ́tọ̀ eléyìí àánú tó gagan látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní tó ìsẹ́ pé ọlọ́wọ́ bá nìkan ló sí so an bẹ̀lọ́wọ́ bá subhanahu wa ta'ala nínú oore rẹ̀ àti nínú àánú rẹ̀ kí irú rẹ̀ báyìí kó túbọ̀ máa pọ̀ sí fún wa kọ́nà ọba kí ó sọ àwọn oore báyìí kó sọ kalẹ̀ fún wa gan láti sẹ́mà kọ́nà ọba subhanahu wa ta'ala kó makana àwọn tí wọ́n ń dáwà lẹ́kọ̀ọ́ so nínú àwọn àwọn ìjòkó private tí a ní pẹ̀lú wọn so wọ́n bí mi personally ní pé kí làwọn ìdánilẹ́kọ̀ọ́ tí yàn ń kọ́ àwọn èèyàn so kí làwọn ìdánilẹ́kọ̀ọ́ tí yàn ń kọ́ àwọn èèyàn so wọ́n fi kún pé wa yanbaghi an tudarrisa an-nas ní pé ó sì yẹ kó mọ́ kọ́ àwọn èèyàn so wọ́n sọ fún ọ pé à ní pé èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ méjì wọ́n wá ní wọ́n sọ fún pé akídàtò Raziyayn so ní Sheikh wá dùn wọ́n ní akídàtò Raziyayn yẹn làwọn kọ́ àwọn ará Indonesia so wọ́n sọ fún mi so eléyìí nínú àwọn bisharot lásán kan ni nínú àwọn ìròyìn pé kíyàn túbọ̀ tẹ̀síwájú lórí kútọ̀ tẹ́yàn so wa saya'lamu alladhina amanu so àwọn tí wọ́n gbàgbọ́ àwọn náà mọ̀nkọ́lábù wọn ibi tí ó padà já sí so ala kulli hal so kíyàn gbìyànjú gbogbo orípa tí a bá máa láti pé yóò súnmọ́ Ọlọ́run so tẹ́yìn ó fi ránu Ọlọ́run so pàápàá jùlọ nínú dhikr so ẹ́rì pé nínú àwọn nǹkan sheikh náà kọ́ so nínú manzuma manhaj al so ẹ́rì pé a sheikh as-Sa'di wọ́n tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ ìmọ̀ so ìmọ̀ rántí Ọlọ́run ọba gan so àti in tó ma ń jẹ́ kéèyàn kéré nínú ìmọ̀ rántí Ọlọ́run ọba gan so òun náà ni wípé kéèyàn pọ̀ lẹ́sẹ̀ kéèyàn pọ̀ ní ìdúpẹ́ fọ́lọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ló ma ń jẹ́ kéèyàn so bọ̀ téèyàn bá jẹ́rú tó ma ń padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba so èyàn ní láti agẹ́bá sí ń sọ fún àwa èyàn ní láti ní àwọn nǹkan tẹ́yàn ti síwájú tẹ́yàn fi ń wá ojú rí Ọlọ́run Ọba so tẹ́yàn fi ń súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lókùn wà tó bá ti ṣe kórí òdodo lèyàn wà tẹ́yàn sì ń yọjú àti tẹ̀lé pẹ̀lú òdodo àti pẹ̀lú àwọn so wọ́n ní sheikh obaid aljabiri rahimahullahu ta'ala wọ́n tẹ̀síwájú wọ́n ní wa bi hadha ta'lamun wọ́n ní pẹ̀lú ilé yẹ́mọ̀ o anna man da'a ila aljihad wọ́n ní ẹni tó bá pẹ̀pẹ̀ sí jihad o da'awatan mutlaqatan ní ìpẹ̀pẹ̀ tí ó wà general fahuwa imma jahilun bi fiqhi hadha albab yálà ó yára ìmọ̀kan pẹ̀lú àwọn àgbọ́yé abala yìí ni walaysa indahu min fiqhi sunnati shay àbí kò sí àgbọ́yé súnnà kankan lọ́dọ̀ rẹ̀ aw annahu sahibu hawa àbí onífẹ̀ẹ́nú ni aw annahu min al-aqlaniyyin àbí kó jẹ́ ìkanú àwọn olùtẹ̀lé làákàí alladhina tatahakkamu fihimul aatifa àwọn tó sì pé emotions ló ma ń dájọ́ lé wọn lórí aljayasha so emotions so emotions, emotions bí ọ bí tọmọ ogun tọmọ ológun wọ́n ni fayuriduna tahrirol ardi wọ́n ni wọ́n fẹ́ free ilẹ̀ wọ́n fẹ́ wọ́n fẹ́ free ilẹ̀ lójú ara wọn وإن زهقت أرواح المسلمين جميعا kódà tí wọ́n bá gba gbogbo ẹ̀mí àwọn musulmi pátápátá lápapọ̀ wọ́n ni wa kadhalika yu'lam wọ́n ni bákan náà yóò máa annama taqumu bihi ba'du al-fi'ati al-muslima wọ́n ni yóò máa nínú àwọn nǹkan tí àwọn àwọn ìjọ musulmi kọ̀ọ̀kẹ́ máa ń ṣe fi ba'di duwal al nínú àwọn western countries awi sharq àbí àwọn eastern countries allati laysat bi muslima tí wọ́n kí ń ṣe muslimi min izhaqil arwah níbi ká ma gbẹ̀mí àwọn èèyàn wa itlafil amwal àti kí wọ́n ma ba dúkìá jẹ́ wa za'za'atil amni àti kí wọ́n ma da security rú hadha laysa min al jihadi fi shay' eléyìí ò sínú jihadi rárá àti rárá so walaysa huwa min amali al-islami fi shay wọ́n ní kò sí sínú sẹ́ islam rárá bal huwa fawda yálà eléyìí ò fawda ni so anarchy ni wa gawgawiyya àti dàrúdàpọ̀ wali hadha nítorí eléyìí ò fa innahum mustahiquna wọ́n tọ́ sí o lima yulaqihim so in tí a kílùkọ rẹ̀ in tí wọ́n bá pàdé lima yulaqihim bihi haula il-kuffar àwọn wọn sọ bíbá àwọn terrorist so tí wọ́n lọ ma láwọn jagun di jihad so ní pé abubakar al-baghdadi ní kọ̀rọ̀ yàrá rẹ̀ àbí níbi kan ní kòtò kan tó ń sápamọ́ sí so ó ti pariwo fún gbogbo ayé so ní pé torí pé òun ni khalifa so khalifa gbogbo ayé so ó sì ti ó ti kéde fún wọn pé kí gbogbo wọn o kí wọ́n lọ máa kí wọ́n lọ máa ja Amẹ́ríkà lógun àti àwọn Europe so nípa àwọn tán bá rí blue kan blue wọn àwọn tán bá rí pa kan wọ́n pa wọ́n so ilé laysa fi wa laysa huwa min amali islami fi shay Sheikh Ubaydi sọ pé ilé yóò sínú sẹ́ ìsìlámù ẹlẹ́ yóò sínú kàtí islamu rán Osama bin Laden so ọ̀ Osama bin Laden táwọn èèyàn gbéga gbéga títí tó fi ṣe pé wọ́n rí àwọn generation lórí kan máa rí Osama bin Laden bí èèyàn rí so wọ́n tún ta go rẹ̀ fẹ́lòmí so wọ́n tún ta aṣọ rẹ̀ gan fẹ́lòmí so wọ́n wá yí àsífẹ́ gáà tó ṣe báyìí ọ̀rí so tó wé láwà ni so wà haqiqatan alákùnrin yìí jáhìlì ni aláìmakẹni so kani ní ṣe wọ́n pé jáhìlù tẹ́yìn ó fi fún yàn excuse ni pé jáhìlù tẹ́yìn ò lọ kóra rẹ̀ bọ́ wàhálà so jáhìlù tí ò lọ tí ò lọ kóra rẹ̀ bọ́ àdánwò àti wàhálà bọ̀ ilé yìí lọ kóra rẹ̀ bọ́ àdánwò àti wàhálà gan ó sì kó àwọn èèyàn náà sí àdánwò àti wàhálà so jahili samulele so gẹ́bí sheikh mukbil gẹ́bà sí sàlàyé nípa alákùnrin so àtàwọn tó bá jọ orú bẹ́ẹ̀ náà rẹ̀ so ayman al-zawahiri ni so abubakar al-baghdadi abu musa'ab kìníkan so nínú àwọn tí wọ́n jẹ́ àwọn gbẹ̀mígbẹ̀mí so tí wọ́n jẹ́ terroristi gbogbo wọn laysa huwa min amali al-islam fi shay' iṣẹ́ tí wọ́n ń ṣe ò sínú iṣẹ́ islam o so àbáwọn tí wọ́n ń jẹ́ṣẹ́ wọn náà tóhun náà ti wo àwọn nǹkan lórí youtube àbóhun náà ti lọ sí school ìtẹ́yàn fi ń sọ fáwọn èèyàn yẹn pé àwọn ọ̀pọ̀lọpọ̀ school tẹ́lómi rò pé islamic schools ní lónìí àwọn tíra àṣẹ ìrìkútùbù wọ́n lò fáwọn ọmọ láwọn schools mi so àbáwọn schools mi àwọn òròrí haraki náà kọ́ àwọn ẹlòmí náà kọ́ àwọn ọmọ ní school àbí tẹ bá ti ẹ̀wà padà rẹ̀ yẹ́lòmí nínú àwọn tíṣà tí ó mọ̀ kọ́ wọn gan so ẹ padà rí pé òun gan haraki tó di kọ́ ni so ẹlákùn kí lè lẹ́yìn náà ó kọ́ àwọn ọmọ àfi harakiya so e, islamic school tẹ́lòmí lóhun so school haraki ni so wọ́n the life of Sayyid Qutb so wọ́n sì fún àwọn assignment kí wọ́n kọ composition pa rẹ̀ so ẹ sì mọ́mọ́ kékeré so ní pé kọlbù rẹ̀ so khattaf so in tí ó ṣe ó ṣe gra ó ṣe ó ṣe magnet immediately so pàápàá jùlọ ọkàn mẹ́dé so ibẹ̀ ni ó ti wà motivated torí pé tó ma báyìí wà ń kékeré nínú tó dájú ní pé kíyàn fún ọmọ ní purpose rẹ̀ pàápàá jùlọ tó bá ti ń gbá so ní pé kó kíyàn fún purpose in jẹ́ fi rí nìyẹn pé àwọn tí wọ́n jẹ́ àwọn òbí fáwọn olùmọ̀tá ń dákọ wọn láyé lónìí so tán bá ti rí fáwọn mọ́tí ń dàgbàdé lẹ́bù kan wọ́n ràn wọn lọ sọ́dọ̀ àwọn afá kan so ọlọ́wọ́n bó ṣe àwọn afá yìí ní sábàbí tó ń fi rí pé ókè ó dà pé purpose mi life ni kí n wá mà kí n kó àwọn èèyàn so ọmọ kékeré náà òun náà wà divided kò sí bàbá tí ó sọ fún bàbá tó òun náà sọ fún tó bá ti lọ dáta ọ̀rọ̀ tó bá délé báyìí bàbá ó tan tv ni so ní pé ah what is what is this president saying so gbogbo ohun tó mọ́ mọ̀ gbọ́nù so kí ló kọ́ rẹ̀ kó wá ṣe pé kíyàn náà wò ń nínú àwọn èèyàn tó kẹ́ lómi ìgàn mọ́ pé àbọ́yá ni lè so ẹlòmí so ẹlòmí bóyá bí títí kọ́ àwọn èèyàn ni ó ti náà rọ Libya so gbogbo wa táwọn àtàwọn àdánwò ń ní skúl náà ni ó ti sọ torí kí ní kí ló dé haraki ní kààlá tó sì fẹ́ pọ̀ sáàmù náà ibẹ̀ lọmọ náà ó ti máa nàgà pé hmm. so lọmọ náà ó ti máa wò pé ah so mr kini is right so ní pé ah eh, mr kini wọ́n gẹ̀tẹ̀ so mọ́ délé báyìí gbogbo àwọn ẹ́sẹ̀ tán ní mọ́ kọ́ the consequences of the kinikan in Egypt so to the Islamic kinikan so òun náà mọ̀ kọ́ gbogbo ohun tóun náà mọ̀ kọ́ bá yóò bẹ̀rẹ̀ sí lápa nílá akáyì rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí lápa nílá akáyì rẹ̀ so tó tí Ọlọ́run bá tún kọ́ mọ́ pé yóò tún sínà sí so tó bá tún kó secondary school tó ti kó owó kúkòkó so tó bá tún lọ bọ́ sáwọn MSS lọ́wọ́ so gbogbo gbogbo kílòkọ rẹ̀ gbogbo bọ́m̀bù tó ti wà lára tẹ́lẹ̀ so àróbà ara bọ́m̀bù lọ́wọ́ so ọmọ onímọ̀gbà tó ń gbé àpò Somalia ya so yóò dágbére fáwọn òbí pẹ̀lú lẹ́tà so àwọn òbí mọ̀ sunkún so báwọn àdánwò sí ma ń ṣẹlẹ̀ ní o so Sheikh Ubaydi sọ pé laysa wa huwa min laysa huwa min amali al-islami fi shay kò sínú sẹ́ islamu pàápàá tí ò bá sínú sẹ́ islamu pàápàá kò sínú nǹkan tí ẹ̀ẹ́tẹ̀ bá wọn sálàfí lórí ènìyàn pàápàá so kò sínú nǹkan tẹ́ bá wọn sálàfí lórí ènìyàn so gbogbo àwọn tí wọ́n ń wúrọ̀ láìláì lónìí tí wọ́n ń pẹ̀lú àwọn ní sálàfí irọ́ ni o wọ́n èṣe sálàfí o irọ́ burúkú gbáà ni so mélòó mélòó àwọn èèyàn tó sì máa ń pàpẹ̀ mọ́ ara àwọn nǹkan tí wọ́n èṣe ara rẹ̀ kódà ẹwà àwọn ẹni anù gan náà ń gbà mí so tẹ́lùmí gan bá tún fara rẹ̀ ti sọ́dọ̀ wọn pé ah so ní pé òun nínú àwọn kìnílò wọn àwọn òsìn ara kìí sára wa oye so torípa àwọn èèyàn máa ń pàpẹ̀ mọ́ra nǹkan tí ò sí lára wọn so nítorí náà so bóyí ó ṣe wá sí pé ìgbà táwọn èèyàn bá ń pàpẹ mọ́ra sàlàfíyà nìkan òun ló wá di pé a mọ̀ gbà lọ́wọ́ wọn so gbogbo ẹni tó bá kàn pé gbẹ̀sẹ̀ bí sàlàfí náà lòun náà pèrà rẹ̀ eléyìí náà eléyìí náà tẹ́yìn náà ń sọ pé kèé ṣe súfì nítorí eléyìí wọ́n lẹ́tọ̀ sí o lima yulaqihim bihi ahulahi al-kuffar so nínú nǹkan táwọn kùfàr yìí náà fi ń tàwọn padà wọ́n lẹ́tọ̀ sí so wọ́n lẹ́tọ̀ sí min habsin nínú kí wọ́n jẹ́lì wọn ni so ẹlòmí ibẹ̀ náà ibi jẹ́lì yìí náà lẹ́lùmí ò tútù máa sókún gbogbo àwọn àfá àwọn ẹ̀wọ̀n náà wà so gbogbo àwọn àfá mùsùlùmí so àwọn àfá àti àwọn àfá haraki ẹ̀wọ̀n náà wà àwọn àfá tí wọ́n wá bí gbogbo ayé ó sì dàrú wọ́n ni wà kọtìlìn so àbí kan pa ìlòmí náà so òun náà ti pa àwọn èèyàn púpọ̀ láàrin wọn so wọ́n padà pa wa ghayri dhalik àti bẹ́ẹ̀ lọ wọ́n ni wala yajuzu lil hukumati al wọ́n ni kò tọ́ fún àwọn ìjọba islam ẹ gbọ́ ẹ gbọ́ lọ Sheikh in ta sì wà lórí ẹ̀nìkan tí Sheikh Ubaid ń sọ yìí in táwà wà lórí ẹni so gbogbo ọkọ̀ tí wọ́n bá sọ̀yàn so wọ́n ni kò wá tó fún àwọn jọba musulmi o an tó taliba bí fi káàkì ha ula ní pé kí wọ́n máa wá request pé kí wọ́n release àwọn ẹni so wọ́n ti lọ kó bára wọn ẹ̀fí so ẹ̀fí wọ́n so but gbogbo ilé iná tún rí kọ́ ó tún bùkátà masalih àti mafásìdì ni so olórí ó tún wó lọ yóò tún wó bọ̀ ni so ìbá wà tó yẹ pé ọmọ ìlú ní tòótọ́ ó ti lọ dáràn so a ma ń bóyá nítorí àwọn masorih mi so tí ò ní ṣe pẹ̀lú tí ẹ̀ so ọ̀nà tó dá sí ra rẹ̀ lọ́rùn so wọ́n lè tún wò pé ókè bóyá bí ní sí àwọn ẹlòmí wà tó jù lọ so àbí àwọn àwọn ẹlòmí náà wà tán fẹ́ gbálẹ̀ so nínú prison táwọn ò sẹlẹ̀ dẹ́sẹ̀ àbí nǹkan báyẹn so wọ́n wò pé káwọn fi àwọn ẹlẹ́wọ̀n káwọn fi wọ́n pààrọ̀ so káwọn fẹ́ àwọn ẹlẹ́wọ̀n káwọn fún ọpárọ̀ lórí wọn masọ́lẹ̀ àti mafásìdì ni o so ilé ó sì padà lọ́sọ́dọ̀ àwọn olórí ni so ó sì padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ so kìí ṣe alámọ̀rí tí yóò mọ́ wá dájọ́ sí lẹ́yìn tv àbí níwájú tv ó padà sí masọ́lẹ̀ àti mafásìdì ni àti ìtẹ̀lé àwọn olùmọ̀ àwọn olùmọ̀ súnnà wọ́n ní lákínà sáàyà wà sólhà wà láàfíwà wọ́n ní ṣùgbọ́n àsáàyà wà sólhà wà láàfíwà wọ́n ní sapa àti sólhù àti ìforíjì ala an yu'tul ahda bitawba والسمع والطاعة لولي الأمر من المسلمين ní pé kí wọ́n fún wọn ní agreement pẹ̀lú pé àwọn ẹni ìwó túbá terrorist èyí gbọ́dọ̀ gbá terrorist lẹ́ tí ò bá ti túbá ẹjẹ́ ó máa bẹ lẹ́wọ̀n lọ gbogbo gbà tọ́lọ́wọ́n bá kọ́ọ́dá so ara o so wọ́n ni was-sam'i wat ìlú rẹ̀ ń sin Saudiya ni Osama bin Laden so wàlí ilẹ̀ amiri ò pàṣẹ fún Osama bin Laden pé tọ́ Osama o so lọ mọ́ ṣe báyìí báyìí báyìí báyìí so family wọ́n sì ní company gan ní Saudiya ni o subhanallah wa ra'aytuhu so èyàn ra wọn company tí wọ́n ní family wọ́n ní burúkú company ní Saudiya so ẹ̀dàkùn so ọmọ olówó jẹ ó jẹun yóò tán in wá bẹ́kùnbẹ́kùn kìí so kí ló bọ́ rẹ̀ so olórí Saudi yóò pàṣẹ pé ọya Usama lọ mọ́ ṣe báyìí báyìí báyìí ah, ṣe láwọn èèyàn àwọn èèyàn ló làákà ìsáwọn kan mi ẹ má gbọ́ o ẹ má gbọ́ tán mọ́ àwọn Saudiya sí o wọ́n ní Saudiya gbọ́lá fún ìrànlọ́wọ́ kèfèrí lórí ìrànlọ́wọ́ mùsùlùmí wọ́n torí pé gbà yẹn àwọn ọmọ ogun Usama wọ́n pọ̀ gan sẹ́mọ̀ bẹ́lú mi ṣe ma ń sọ̀rọ̀ ayé bí fíìmù sọ pé wọ́n pọ̀ gan pé wọ́n lágbára gan eh àwọn Russia wọ́n finish wọn so nígbàtí Saddam so bọ́n sì ma sọ politics bí fíìmù náà nìyẹn wọ́n nígbàtí Saddam wá fẹ́ wọ Saudi báyìí so èyí tí wọ́n fi wá lọ sọ fún kódà Osama fúnra rẹ̀ gan wá lọ bá ìjọba Saudi pé òun rẹ́ndì láti defend wọn dákùn kí ló ní kí ló lẹ́gbẹ̀ẹ́ nǹkan tí sàdámù ní kò tó láwọn ará àti ara so a ní ọlọ́wọ́ bá àti ìrànlọ́wọ́ ọlọ́wọ́ bá láti láfi dìfìtì àwọn communism kèfèrí tán dìfìtì nínú àwọn ọlọ́jẹ́ so àti pé àti pé number one àwọn communism yìí ti wíkì náà gbáyẹn Soviet Union yìí ti wíkì gbáyẹn number two àwọn kan náà fi san sí so elé gbogbo ilé àánú ọlọ́wọ́ bá náà dẹ̀ so ẹ ma wá wò so àwọn ẹni yìí àwọn tó pé ẹlòmí inú wọn òkò ní padà alẹ́ nígbàtí bàtán so òun ní wọ́n tí mo sọ pé àánú Ọlọ́run bá lọ́rọ̀ wọ́n sí nìyàn kìí ṣe mímọ̀ sí ara wọn àwọn náà wọ́n sọ pé ìjọba Saudi gbọ́lá fún ìrànlọ́wọ́ Amẹ́ríkà kèfèrí lórí ìrànlọ́wọ́ so ta ló mọ̀ wọ ní army tó fi ṣe pé um, so kò tí ẹ̀ sí comparison ara ara so tẹ́yìn of tó fi wá feel offended ní pé ah, àwọn tó wọ́n gbàrán lọ́wọ́ mi ẹ wò ẹ wò level tó dé so wọn ò gbàrán lọ́wọ́ rẹ̀ ló ṣe báwọn tí ó bá wá ẹ imagine tí ó ọ̀nà tí ó dá sí wọn lọ́rùn tó bá yí pé wọ́n gbà yẹ̀nà lọ́wọ́ rẹ̀ ẹwọ̀n kẹ so ẹ rí pé aládánwò làwọn ilé so wọ́n ní so mọ́ sí ma ń ṣe káàkiri nù so wọ́n kàn máa sí pàpá àwọn lọ́lá kan àbáwọn nípò kan whereas wọ́n mọ́ sáàkì ni wọ́n sáàkì ṣe wà lílù amìrì ma ń sáàkì wà lílù amìrì ti ń sáàkì nílùú rẹ̀ gangan wà lílù amìrì ẹ̀dàkùn iraki ló lórí o èyàn wá nínú iraki yẹn gangan èyàn wá dìklẹ́ rẹ̀ ní olórí gbogbo mùsùlùmí àgbáyé nínú iraki tó gangan ló fún rẹ̀ fún gbogbo musulmi àgbáyé sẹ́wọ̀n gan so wallahi so mina mudhikati al-mubkiyat nínú àwọn nǹkan tí ó mọ̀ pààyàn lẹ́kún tí ó mọ̀ pààyàn lẹ́rin torí ẹ̀mí lọ sí o ẹ̀mí bọ́ látara ìfọ́dúfọ́ra àwọn ènìyàn yóò sẹ̀mí lọ sí tó pọ̀ gan àwọn tí wọ́n mọ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe wọ́n sì pa wọ́n oríṣiríṣi oríṣiríṣi wọ́n kàn gbáwọn ẹlòmí kalẹ̀ ẹ̀sùn wọ́n kàn fẹ̀sùn kàn wọ́n náà ni ó sì máa pa wọ́n àwọn eléyìn ni khayru qatla so àwọn táwọn khawarij bá pa àwọn tó dájú nínú àwọn èèyàn tán bá parí àwọn táwọn èèyàn bá wá pa nínú àwọn khawarij àwọn ni sharru qatla so àwọn náà burú jù nínú àwọn táwọn èèyàn pa so eh, omiyar ti orin tí Sheikh Abdulgani Hausa ti kọ wa kam dha bi musirrin min al-mudhahikati walakinnaha ضحك كالبكاء so wa kan bi musirrin min al-mudhihikati so da pe so al-mutanabbi loko so sheikh sheikh Abdul-Ghani Ausati dákọ rẹ̀ níbi dáwọ́rọ̀ so ni wa kan bi musirrin min al-mudhihikati mélòó mélòó nǹkan tó máa ń kọjá bá mi nínú àwọn ẹ̀rín walakinnaha dhahkun kalbukai ṣùgbọ́n àwọn ẹ̀rín tó dà gẹ́gẹ́ bí ẹkún ni o so wọ́n ni a irú ẹni báyìí tó bá ti agree kóhun ti túbá tán bá ti rehabilitate ẹ̀ so tó gba àkídà ahlus sunnah wal jama'a torí pé in reality in tó lè fi túbá náà ní kó gba àkídà ahlus sunnah wal jama'a but nínú àwọn àdánwò òun náà ní pé irú ẹni báyìí àwọn kèfèrí ó tún brain wash ẹ̀ ṣe mọ̀ pé bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn ó kéré nú àwọn èèyàn tó ṣe pé wọ́n máa ń túbá kò níbi àṣejù àyàfi pé àṣe ètò wọn padà bọ́ sí ni so ó kéré gẹni tí ó wà padà bọ́ sí àárín gùngùn báyìí so ó kéré gẹn so ó kéré gẹn lẹ́ni tí ó padà bọ́ síbẹ̀ ẹwà àwọn tó kún ojú so àwọn lẹ́wọ̀n lẹ́yìn aláró lónìí so èyí tí ó sì wà lẹ́yìn aláró ó wà lẹ́yìn ẹni tó wà lẹ́yìn aláró àbí lẹ́yìn ẹni tó tún burú ju aláró lọ èyí tí ó wà lẹ́yìn aláró wà lẹ́yìn Abdullahi Jabata so ẹwọ̀n kan so bó ṣe ma ń jẹ́ nìyàn so ẹwà lérò míì tí nínú àwọn tán ti rehabilitate yìí yíwa ma yọ kúfúrù kúfúrù lókù tí ó mọ̀ sí so kúfúrù àti ìtakọ̀ ẹ̀sìn pátápátá so wọ́n ni wọ́n ni wà illá tarakahum wà hálàhùn wọ́n ni yóò fi wọ́n lẹ̀ so àti ìṣesí wọn kama wà kama bẹ̀lẹ́wọ̀n so kan labi safi sijini bid'a sinin wọ́n ní wà bí hadha kadhalik wọ́n ní pẹ̀lú ilé iná wọ́n fi ma o yu'lamu annama turfa'u bihi al-aqa'ir wọ́n ní in ta ma fi ń gbé ohun sókè àwọn ohun sókè ma bayna al-finati wal láti àsìkò kan sásìkò kejì mina as mina as-sarrah nínú ìmáha wasiyah àti ìmá kígbe wa tahyiji so àti ìmá instigate àwọn èèyàn ala mutalabati ha'ulahi al-mutafalliti níbi kan ma request àwọn tí wọ́n yáyàkóyà yìí so mina al lọ́dọ̀ àwọn ìjọba bilfawdọ̀ pẹ̀lú kí ma dankaru walhamjiyya àti kí ma ń kó owó ẹ̀ papọ̀ walghawgha'iyya àti ìdàlúrú wọ́n ni wà záàzáàtì al'amni àti kí wọ́n ma po àláfíà pọ̀ wà nashri al-qalaqi àti kí wọ́n ma tán dàrúdàpọ̀ ká wà rọ́àbì àti ìbẹ̀rù bójó wal khawfi àti ìpáyà hadha laysa min ad-din fi shay'in abada ilé yóò sínú ẹ̀sìn ara o so release so and so a fẹ́ match lónìí kan release a sheikh sheikh wo ni a sheikh al-haraki so al-mujahid so ara o ẹ jẹ́ kí sheikh al-haraki kò ma bá haraka rẹ̀ lọ nínú ọgbẹ̀ ìwọ̀n so wọ́n ní alkismu thani so sheikhin sí sàlàyé jihadu tọ́lábù ni o so wọ́n ní ìpín ẹlẹ́kejì alkismu thani jihadu dafa'i defensive jihad so wọ́n ti jẹ́ kó yíwa pé eléyìí olórí ló lè ṣe o gbogbo èyí tẹ́rin táwọn èèyàn ń so olórí ìlú kan la hawla wala quwwata illa billah Nigeria lólórí tiẹ̀ ó jẹ́ kèfèrí kò jẹ́ kèfèrí o so àbótí ẹ̀ jẹ́ kèfèrí gan so but ibi tẹ́ ti bára yín nìyẹn kò ságbára fún yín kò tí ẹ̀ sí bígbà pé ẹ̀gán tí ẹ̀ ń gbé ní kò tí ẹ̀ sí ọ̀rọ̀ pé agbára fún yín kò tí ẹ̀ sí so kí àti ẹ̀má ti sọ pé kò tí ẹ̀ ságbára fún yín kò tí ẹ̀ sí tó súnmọ́ agbára gan fún yín so fẹ́yìn mùsùlùmí àwọn ẹ̀yìn sì lójọ kan so ẹ̀ tí ìró lórí yọ kó náà o nínú pẹ̀lú ìtẹ̀lé súnnà ẹ̀dàkùntà ló yẹ kíyàn gbà lólórí iraki lólórí tí ẹ̀ abubakar al-baghdadi òun jí lọ́sọ̀kan òru kan ó pèrà ìlàmìrù gbogbo ayé ẹ má gbọ́ anẹ́bì sallallahu wahid tahta rajulin wahid anẹ́bì ni faqatilhu ẹni bá wá bá yín ó fẹ́ ó fẹ́ dá fìtínà kalẹ̀ tó sì ṣe pé ẹ ti wà lábẹ́ Ànábì ò fi kọ́ ìdù sí o ẹ ti wà lábẹ́ nìkan tẹ́lẹ̀ Ànábì ní ẹgbẹ̀mí rẹ̀ ní o so kí lọ́kọ́ rẹ̀ ṣekáwó àbí kìlẹ̀ ṣekáwó òun ń sọ ń tí ẹ pé òun ló lórí gbogbo Islamu West Africa ṣẹ́mọ̀ òun kí so Islam West Africa ẹ̀dà kò tó rọ lọ́hun ìlú yàn gan kò tí ìrógún Islam jàmbẹ̀ a ní stéètì yàn subhanallah ẹ wò ẹ wò ibi tí kílùkọ rẹ̀ illusion ẹ wò tó kó bá wọn kọ̀wárí jìde okò Nigeria lásán abú ìgbà tí Boko Haram jà ṣe èyàn ti ẹ̀mọ̀ kankan bí yes of course ipa àwọn mùsùlùmí èyàn mọ̀ látara emotions àbáwọn family yẹn náà tó wà ń bẹ̀yìn but number one ìwọ̀n ya kankan bí gan àti ẹ̀mọ́wọ́ gan so state tó tún wá wà state tó wà gan state lólórí o olórí ń bẹ lórí state síwájú gbogbo wà tó fi ń pa ẹni khalifa o 36 state ní wọ́n bẹ Nigeria bẹ́ẹ̀ so ó wá ní sub olórí sub olórí 36 state wọ́n ní olórí kan èyàn ó wá rí state ẹyọ kan kọ́ńkà ó sì pẹ́ra rẹ̀ ní olórí gbogbo West Africa so ẹwọ ẹwọ sàfáà so wọ́n ni alkismu thani so wọ́n ni jihadu daf'an defensive jihad wọ́n ni wàhúwà lùkúfù wọ́n ni òun ni kí èyàn dúó fi wajhi lọ àdúwì níwájú ọ̀tá asọ́ ilì tí ó wà offensive minal kuffar nínú àwọn kèfèrí ni ala biladil muslimin tó fẹ́ àtàkì ìlú àwọn musulmi aw ba'diha àbí apá kan nínú ìlú àwọn musulmi wọ́n ni li raddi kaydihi kábà fi dá aburú rẹ̀ padà wa dahrihi so àti kí á dẹ́kun rẹ̀ wa kasri shawkatihi àti kákan agbára rẹ̀ wa hadha al wọ́n ni ẹ̀rí abala yíò ẹ̀rábàlá yìí nínú dìhálù dáfàáyì yushtaratu fihi al-qudratu faqat agbára nìkan ni yánìdì kódà àwọn olùmọ̀ sọ pé táwọn kọwárìdì bá fẹ́ gbógun tìlú sòkólà kó jẹ pé olórí kèfèrí lókùnmà tó bá ti jẹ́ pé wọ́n mùsùlùmí ń gbébẹ̀ lálàáfíà tí wọ́n fẹ̀sìn rẹ̀ ní ọ́rà then ìwọ náà lè olè gbógun tàwọn kọwárìdì so yẹn lè bá wọn gbógun tàwọn khawarij so but gbogbo eléyìí èyàn ní mú lórí ìtọ́láàkọ̀ rẹ̀ so gbogbo àwọn nǹkan tí yíò ìpadà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ fún ni gẹ̀ẹ́sẹ̀ péjọ kan ìkan kan wà ṣẹlẹ̀ ara o àti gbọ́ ní sharhu àkídàtìrọ̀ sí ara so fa wọ́n ní jihadu dafa yìí ó ní ìṣesí méjì ihdahuma ìṣesí aláwọ̀kọ́ idha amkana ahlul badali ittisala wọ́n ní tí àwọn aráàlú tó bá pọ́sì fún wọn láti connect bí imamil qatri pẹ̀lú olórí ayẹyẹ wa amirihi àti olùdarí rẹ̀ lima huwa ma'arufun anhu nítorí nǹkan tí wọ́n mọ̀ nípa rẹ̀ min najidatin wa himayatin nínú kíyàn wá active àti kíyàn wá protective wa nusratin àti kíyàn wá assisting wa rad'in àti kíyàn lè dápadà wa quwwatin àti agbára tuqabilu quwwata hadha as-sa'il tí ó tako agbára ẹni tó wọ́n àtàkì yí tí ẹ̀ wọ́n ittasalu bihi wọ́n ni connect pẹ̀lú rẹ̀ wa intadharu madada wọ́n sì máa retí assistance rẹ̀ wọ́n ni alhálàtù thaniya wọ́n ni ìsẹsí kejì idha kana al'amíru wọ́n ni tó bá jẹ́ pé olórí o la yahtammu bi hadhihi al'umur kò kí n ka gbogbo àwọn alamari báyìí kún wa innama hammuhu kursiyuhu in tó kan lága rẹ̀ so wa man hawlahu àtàwọn tó wà ní àyíká rẹ̀ bóyá gbà tó mú gan ti gbọ́ pé àwọn kan ti káwọ̀ lúgan bàbá ti gbẹ́likọ́pta so wọ́n ní wà masalihu ash-shakhsiyya hmm. orísìírísìí nǹkan ló sì ń ṣẹlẹ̀ láyé gan so àti masalih àtàwọn àǹfàní tí ẹ̀ so tó kàn ní so ẹlòmí ti gbé helicopter ó sì jáwọ France so ẹlòmí ti wọ̀ so wọ́n ní wala yubali so wọ́n ní kò sí tó kàn bima yusibul muslimin yes kìí gbogbo jí sísáré ẹlòmí náà ló wà blameworthy o torí ẹlòmí mọ̀ pé wọn ò ní pa àwọn èèyàn bọ̀ òun olórí wọn pa àwọn oye so but hálù tá ń sọ ń sí ni pé ibi tó yẹ kó lórí ti defender ẹsì mọ̀ pé àdákò lórí kan specifically aha so what can describe the situation so wọ́n ní wala yubali bima yusibul muslimin wọ́n ní kò sí eléyìí kò sí tó kàn pẹ̀lú tí ó bá kàn musulmi wa biladahum àti àìlú wọn aw kana da'ifan abóhun gẹ́lẹ̀ laysa indahu najdah so kò sí agbára lọ́dọ̀ rẹ̀ aula yumkinuhum ittisal àbí kò possible fún wọn al-ittisalu bihi láti connect pẹ̀lú rẹ̀ fa innahum yuhawiluna ma'a hadha as-sa'il wọ́n ní wọ́n try pẹ̀lú ẹni tó àtàkì yìí bí ardi mawathiq pẹ̀lú pé kọ́n present àwọn wathiqo sí so wa uhud agreement wa hudna àti kí wọ́n bá mudahana wa musalahat àti àwọn treaties wọ́n ni tahmi baydatul islam wọ́n ni yóò present yóò protect ìlú islamu àbí yóò prevent mímá islamu fi dhalika al-qatr ní ayé yíò al-mu'tada alayhi ayé tí wọ́n kọjá lálé lórí thumma in kana hadha al-aduwwu la yaqbal wọ́n ní lẹ́yìn náà tó bá yẹ pé olórí yóò kò ní gbà àbí ọ̀tá yóò ní gbà ọ̀tá tó fẹ́ jà wọ́n lógun yóò ní gbà wà ábá ìlàlìstìlá wọ́n ní kò gbà àyàfi ó fẹ́ jẹ gàbálé wọn lórí náà ni Allahu Akbar so ìstìlá táwọn àṣáyẹ̀rọ̀ fi tú ìstìwá ọlọ́wọ̀n ọba ni so tọ́lọ́ta ni ọlọ́wọ̀n bá ń gbàgá lọ́wọ́ rẹ̀ so ta lọ́nà bá ń gbàgá lọ́wọ́ rẹ̀ so tó fi nídì láti stáwúlálé lórí wọ́n ni wà fardul quwwa wọ́n ni wà má yusamma bil isti'mal al askari wọ́n ni ó sì ó ní agbára ó sì fẹ́ lo àwọn ọmọ ogun lé lórí ni wọ́n ni fahuna nanzur wọ́n ni ìsinbáyà àwáwò in kana indahum quwwatun tuwajihu quwwata tán bá ní ẹwọ ẹwọ tafsili gbogbo nǹkan lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹwọ ẹwọ ìfarabalẹ̀ Allahu akbar ẹwọ ìmọ̀ ẹwọ ìfarabalẹ̀ ẹwọ ìmọ̀ fa nanzur nanzur ẹwọ nǹkan awawo awawo Allahu akbar wani in kana indahum quwwa wọ́n tán bá lágbára tuwajihu quwwata tí ó takò agbára rẹ̀ wa wathiqu min dhalik wọ́n sì ṣọ́ ilé yìí ista'anu billah wọ́n wà ní Ọlọ́run Ọba wa qatalu wọ́n sì gbógun ti wọ́n jà lógun wa in lam takun indahum quwwa tí wọ́n bá lágbára o aw ghalaba ala dhannihim abó tí ẹ tẹ̀sùn wọn lórí ìròrí wọn annahu yud'amu min backup ó ní government backup wọ́n ní fa alayhimul ó dọ̀wọ́ wọn kí wọ́n yá sá pẹ̀lú ẹ̀sìn wọn ni o so kí wọ́n sá pẹ̀lú ẹ̀sìn wọn ni so ẹwọ nkẹ́ ẹwọ àlàyé àwọn olùmọ̀ àlàyé yìí ló sọ àwọn olùmọ̀ dèyàn rí dèdè lọ́dọ̀ àwọn ẹni tí ò ní kan o òun ló sọ di kílòkọ rẹ̀ sell out àwọn ló sọ di ọ̀làmá òsàlàtín òun ló sọ wọ́n di togut lọ́dọ̀ àwọn ẹlòmí o so ẹkùn bẹ́ẹ̀ akú ti sọ fún yín pé ẹ má pókí wọn ẹ gbọ́ wọ́n tún pa yín sìn ẹkú ń bẹ̀ ara o àwọn òkú ń bẹ̀ náà ni o òun ò ní kó ń bí náà ni so wọ́n pọmọ aláwọ̀kọ́ wọ́n pọmọ ẹlẹ́ẹ̀kejì wọ́n pọmọ ẹlẹ́ẹ̀kẹta wọ́n páyàwó wọ́n pa bàbá wọ́n pa kíní ìwọ nìkan so wọn òkú ń bẹ̀ náà ni so wọ́n ní ẹwà ń fẹ̀mí àwọn ọmọ kéékèèké ẹ fi wọ́n ṣòfò so ẹ̀yin dájà wọn sálàfù lọ so tán gbógun tàwọn ẹlòmí ń lù wọn tán sì fi bẹ̀ẹ́lẹ̀ ìwọ́ dájú Ibn Taymiyyah lọ so àwọn Ibn Taymiyyah táwọn fi harọ́nù kalẹ̀ so àbí wọ́ dájú àwọn Maqdisi lọ so àwọn Muqaddasa so àwọn ìdílé wọn so àwọn ìdílé ìmọ́lánlá so ẹwọ so àwọn fìlú wọn lẹ̀ so àwọn onímọ̀nù so nígbà tí wọ́n ń gbógun tí wọ́n wọ́n fìlú wọ́n lẹ̀ àwọn ọba wá yọ àwọn olùmọ̀ jáde látara wọn so ọlọ́wọ́ bá wá yọ àwọn olùmọ̀ àwọn mujahidun jáde látara wọn so ibá àwọn náà wọ́n tún padà gba àkílùkọ rẹ̀ Maqdis Baitul Maqdis padà so but ìwọ dájú àwọn eléyìn lọ so Ibn Taymiyyah àwọn òbí àwọn Ibn Taymiyyah táwọn sákò ní Harran so àwọn eléyìn wọ́n tí wọ́n ṣe so ẹwọ ìtọ́sánà àwọn olùmọ̀ wọ́n ní li'anna jihad ad-daf'i wọ́n tó pé defensive jihad o yushtaratu fihi al-qudra wọ́n ní wọ́n ṣe ní májẹ̀mú kíyàn lágbára wa dalilu ishtirati al-qudrati fi jihad ad-daf'i wọ́n ní ìṣe agbára ní májẹ̀mú nínú jihad ad-daf'i qissatu ya'juj wa ma'juj ìtàn Ya'juj wa Ma'juj wa shahidu fiha qawluhu wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ní fa baynama huwa kadhalik wọ́n ní bí tí yóò ti máa ṣẹlẹ̀ báyẹ̀ idh awha Allahu ila Isa ọlọ́run abọ́ wa sọ wáhí kalẹ̀ fún Isa inni mo ti gbé àwọn ẹrú kan jáde la yadana li ahadin bi ẹnìkan ò lágbára láti pa wọ́n ọ̀ wọ́n ni fahariz ibadi ila tóòr lọ dáàbùbù àwọn ẹrú mi pẹ̀lú pẹ́ká sá lọ síbi tóòr anẹ́bí ọlọ́run ni ó pẹ̀lú àwọn olùgbàgbọ́ so wọ́n sá fáwọn yá jújù wọ́n máa jújì sẹ́lòmí kóhun sá ó ti rí sí dìfìtì ìwọ́n wá dájú àwọn olùmọ̀ lọ ó dájú bí ní tẹ́míyà lọ so wallahul musta'an inshallah bí láti dóní so subhanaka wa أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك